الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين كفى الله سبحانه وتعالى أترى لك كياتي كفى نبوى محمد صلى الله عليه وآله وسلم إليتي أشياء لا يلانا نين من كتمان بأس إسلام يجي هنا السحر ونما سيدا ìmá ṣe idán ìmá pìgìdè ìmá pọ́fọ́ ìmá dìbàntẹ́ ìmá ló paró ìmá ló ń dè ẹ̀wọ̀n sàpànà bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń lò láti fi ṣe idán ọgá àwọn kan báyìí kọ́ yóò bẹ̀rẹ̀ sí islam èèyàn jẹ́ ni èyàn dẹ̀ ní jẹ́ onídán kó tó wá jẹ́ mùsùlùmí kò bí ìgbà tí èyàn bá fẹ́ wà lóru kó tún fẹ́ wà lọ́sàn at same time kò possible so mú kan méjèèjì ni imma kó jẹ́ mushrikun kafirun sahirun kahinun imma kí yẹn jẹ́ kéfèrí ẹlẹ́bọ onídán ológun àbí kó jẹ́ muslimun muwahidun hanafiyun àbí kó jẹ́ musulmi tó sì ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo níbi ìjọsìn ẹlẹ́kẹjọ nínú àwọn kan tó mọ́ bá ẹ̀sẹ̀ islam yẹ jẹ́ onímọ̀dá haratul mushrikin wa muawanatuhum ala al-muslimin ó ní ìmọ̀ kún ẹlẹ́bọ ìmọ̀kún wọn lọ́wọ́ èsì máa rẹ̀ wọ́n lọ́wọ́ lórí àwọn mùsùlùmí ay against àwọn mùsùlùmí mudaharatul mushrikin kí a máa rẹ̀ àwọn ẹlẹ́bọ kí a rẹ̀ lọ́wọ́ wa muawanatuhum ala al musulmi kí a ma rẹ̀ wọ́n lọ́wọ́ láti fi àwọn mùsùlùmí ọlọ́bàá sọ ní Qur'an ọdún wa man yatawallahum minkum ẹnikẹni tó bá lè kún àwọn olùsẹ́bọ́ lọ́wọ́ ní yíò oní ti dára wọn inna Allaha la yahdi al-qawma adh-dhalimin dájúdájú ọlọ́wọ̀ ìkín fi ọ̀nà ma àwọn alábòsí èèyàn so ní ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn nǹkan tó ma bẹ̀rẹ̀ sí jẹ́ ẹni al-muslimin ay muawanatuhum فالمظاهرة معناها gẹ́gẹ́ bí kéèyàn ran àwọn kèfèrí lọ́wọ́ láti fi gbógun ti àwọn mùsùlùmí àbí láti ma fi fi ara ní àwọn mùsùlùmí kéèyàn lọ sápa mọ́sábí àwọn kùfààr àbí àwọn kèfèrí yálà àbí àwọn yahudi ni àbí àbí àwọn nasọ́rọ́ ni kéèyàn wá lò yẹn láti ma fi bá àwọn mùsùlùmí jà pẹ̀lú gbogbo ojú ọ̀nà tí ó bá wù kó jẹ́ وكذلك gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀lẹ́ni tó bá fẹ́ràn àwọn kèfèrí tó nífẹ̀ẹ́ àwọn kèfèrí ayi mahabbatan diniya nífẹ̀ẹ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn irú ẹni bẹ́ ń kọ́ jáde kó nínú ẹ̀sìn islam wa hadha huwa tawalli because mahabba yẹn gangangangan ìfẹ́ wọn lórí ìkẹ́ tí wọ́n ń ṣe yẹn ìnífẹ́ wọn lórí ẹ̀sìn tí wọ́n ń ṣe yẹn ìyẹn gangan ni kúfùrù nítorí mas'ala yìí kọ́ mas'ala tó fẹ́ ni tó kẹnu gani táwọn afádẹ̀ ti ṣàlàyé rẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ ní àwọn àyè because mo jábọ́dù pé èyàn rìn àwọn kò fàárù lọ́wọ́ nìkan àfáàtì àwọn tẹ̀fsílù tó wà mẹ́ kìí ṣe gbogbo gbà ní obìnrin jáde kò ní ilẹ̀ Islam àmẹ́yí táwọn àfáà ní àpanupọ̀ lórí pé eléyìí yóò di kèfèrí o ni èyàn tó rìn àwọn lọ́wọ́ látara ìnífẹ́ ẹ̀sìn wọn àbí látara ìmọ́fẹ́ kí ẹ̀sìn Islam lókè ó nífẹ̀ẹ́ ẹ̀sìn àwọn Yahudi àtàwọn Nasọ́rọ́ náà ó wá ń kún wọn lọ́wọ́ àbúfún láwọn hint àbúfún láwọn scopes àtàwọn tactics tó máa ríbi fi jẹ àwọn mùsùlùmí lógún tí ó fi ríbi wí ni wọ́n nítorí pó nífẹ̀ẹ́ sí wọn fàhádà aláṣákà annahu káfirun kò sí méjì pé iléyìn kọwù kìkí ń ṣe mùsùlùmí bá ẹlẹ́bọn suni yatawallahum bil munasarati wal mudahara lórí kúfùrù wọn ó nífẹ̀ẹ́ wọn ó wá ń bá wọn ṣe eléyìn kan yóò jáde kò nínú ẹ̀sìn Islam kí nìdí because ó nífẹ̀ẹ́ ìṣe kèfèrí ẹ̀dẹ̀ ń gbàrí kí àbúrídọ̀ bèèrè kúfùrù kúfùrù ìyọnú sí ma ṣe kèfèrí kèfèrí lóhun náà kí ìyọnú sí inú yàn dùn lẹ́bọ́ sí ń ṣẹlẹ̀ láfin kí fáwọn èèyàn nípa kérésìmesì àtàwọn ọdún oríṣiríṣi táwọn èèyàn kó sí ẹlòmíì nífẹ̀ẹ́ Christmas yẹn gan wàláì ó nífẹ̀ẹ́ rẹ̀ gan kódà ẹlòmíì gan nínú àwọn mùsùlùmí tí ẹ̀ ti rí àtún múra fáwọn ọmọ àtún wọn lọ sí fàdá Christmas akún wọn lọ sápàtà Yakuba akún wọn lọ sí kìníkan garden kìníkan ilé jésì igbá òkè kòkò bàbá sásùn ọmọ ẹlòmígé múra fọ́mọ ní jọdún lé àbíjọdún àwọn mùsùlùmí àwọn mọ́kànwà rí dìdì káàkiri ní Christmas kérésìmesì àbíkó di ọdún ní yẹ inú oníkálùkù ti mọ́ dùn wọ́n láì kí ọkọ̀ tó léwu gẹ́ni ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ mójútó àwọn èyẹ́ dẹ̀ pọ̀ nínú àwọn aṣọ nínú tán pẹ̀rẹ̀ ọláfà tó ti ṣe fàtàwà oríṣìíríṣìí burúkú kákàkiri pé òsìn tó wà ń bẹ́ẹ̀ alóní ẹmọ́ jẹ́ oúnjẹ àwọn kèfèrí sáà sàhábà ń jẹ́ bóòlù ṣe jẹ oúnjẹ èyàn tó ń sọ pọ́lọ́wọ́ ọba mẹ́ta lọ́kan ṣoṣo irú oúnjẹ mẹ́sẹ̀ lè dùn lẹ́nu rẹ̀ gẹ́nà ní bá ń pè ìyá rẹ̀ bí i nìkan ní ìyá rẹ̀ ó ń zì náà ni ìwà ń ṣe ọdún pé ìyá rẹ̀ ìní o lálẹ̀ ìyá rẹ̀ ló ní zì náà

walam yakun lahu kufuwan ahad a sọ pé òpùrọ́ ni ọ ìjẹ́ islam rẹ̀ kan wòye sí ìjẹ́ musulmi rẹ̀ o ní problem o torí òsìgbò ló ka kúrú alkab musulmi o ní ọmọ kúrú aláwọ̀ ahad lẹ́nu ẹsọ musulmi tí o kúrú aláwọ̀ ahad fún lẹ́nu kó sí ọlọ́tún sọ ní Qur'an laqad kafara alladhina qalu inna allaha thalithu thalatha ọlọ́ ni wọ́n ti di kèfèrí àwọn tí wọ́n sọ kí mẹ́ta lọ́kan lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run ní kèfèrí ni wọ́n ní mẹ́ta lọ́kan èní ìlọ́dún mẹ́ta lọ́kan ìwọ tún gbé chicken sẹ́nu oúnjẹ inú rẹ̀ dùn ta ló ń gbóúnjẹ wá sẹ́nu ọ̀nà rẹ̀ tí wọ́n sọ fún pé ah mùsùlùmí lè mi ní kó ní ò ní láti sọ ò ní láti fọ̀jú bẹ́ẹ̀ lọ mọ́ bu ebu mọ́ sí pé kò ní ìdíkẹ́ wọ́n kà gbójá afá kankan sí ò sí máa afẹ́ gbójá Christmas bin ah muslim lè mi èèyàn tó bá nílà ká á padà náà ní pé ah ó ti yé mi àmọ́ wọ́n ti mọ̀ gbọ́ àwọn mùsùlùmí táwọn bá gbé àwùjọ àwọn ọlọ́bẹ̀ yíò náà ni àti pé wọ́n jọ ń pàdé sọ́ọ̀sì náà lójójú wọ́n jọ pàdé sóòwú wọ́n jọ gbé ẹjọ pàdé lánàá gẹni bí mọ́júmọ́ ọlọ́wọ̀ bímọ ọlọ́wọ̀ níyàwó ọlọ́ni subhanahu wa ta'ala amma yushrikun mímọ̀ ọlọ́wọ̀ bá gíga ọlọ́wọ̀ bá kò ní gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ̀ báyìí wọ́n bá wọn jẹun jẹ náà in tí wọ́n mọ̀ jùlọ ní pé tó bá wọ́n jẹun jẹ yìí látara ìfẹ́ ẹ̀sìn bá sẹ́rẹ̀ wọn o ìtumẹ̀ ní pé kò ní máa takò iṣẹ́ kèfèrí wọn kò lè takò mọ́ wa man lam yunkiri al-kubra fa huwa kafirun èyàn tó bá dẹ̀ ẹlẹ́bọ lẹ̀ tí ó dẹ̀ takò ìwẹ̀ níbẹ̀ ń kọ́ ó ti di ẹlẹ́bọ ni káàkiri tó wá

because in tó ń ṣe Islam by default inú obìnrin ní ìdínsẹ̀ ni Ama due to pé anẹ́bìn sọ kíníkà sallallahu alaihi wasallam anẹ́bì ni pé fìtínà kan bẹ̀ tí mo bẹ̀rù fún yẹn tó ju fìtínà Dajjal lọ a sọ̀rọ̀ díẹ̀ nípa Dajjal ní àná nípa bí ìyà ó sì jí àwọn èèyàn tó àdéhùn tó lágbára ní ó sẹ̀ dìtẹ́mù Dajjal àdéhùn tó ṣe pé èèyàn díẹ̀ ní ó survive anẹ́bì wọn ní kí fìtínà kan wà tí mo tún wọ́n bẹ̀rù fún tó worst jù Dajjal lọ annabi ni al'a'immatu al-mudillun àwọn tí wọ́n pèrè àwọn ní àfá tí wọ́n sì máa sọ àwọn yẹn wallahi fídíò púpọ̀ dáadáa káàfà jẹ́ christmas náà tún kọrin we wish you a merry christmas wallahi ìkẹ́ ni múnà síwátọ́ ní mẹ́jọ jẹ́ christmas kí ló bá mi sọ pẹ̀lú àsọlé kí wọ́n tí wọ́n jó tí wọ́n jó tí wọ́n kọrin tí wọ́n fò àwọn jẹ́ jẹ́ kí ní kí ló ṣẹlẹ̀ kíní kó bọ́pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ìntàn ti ní tẹ́lẹ̀ nínú alwalawalbara nínú natural hatred tí musulmi mọ́ ní fún kúfù Musulmi mọ́ hate kúfù náà ẹwà àwọn bàbá bàbá bàbá ẹ̀yìn gan tó ipá àwọn ẹ̀sìn díẹ̀ gan agbóyí gan ẹbọ́ hate ẹbọ tó tọ́mà ké kí ni ẹbọ àwọn òfẹ́bọ àwọn Christmas ìyọ ẹbọ kìí sáwọn Muhammad sallallahu alaihi wasallam àwọn àfá àgbàlódé àwọn àfá àpúrọ́jáyé ó ti mọ́rún wọn àwọn àfá àtàmọ́láwọ̀ gbogbo wà lùbáríkà owó kọmọmọ́gọ́ gbogbo rú bẹ̀rẹ̀ ẹ̀ẹ́ irú àwọn àfá ẹni gbogbo àwọn eléyìn kọ́ àwọn táìmù yìí àwọn táìmù special prayer mọ́júmọ́ January 1 special prayer afẹ́mọ́dún tuntun gbogbo kádàrọ̀ ọdún last year ẹwà bọ́kalẹ̀ ẹ̀rá gbé kádàrá mẹ́wọ̀n bá ṣe tí ń bọ́ láti ogún ọdún sẹ́yìn lówó chẹ́mìdè ní tí wọ́n bàjẹ́ sí ni ẹwà sí ní ìyẹ̀ láfẹ́ sí ní o ẹka wá sí ní òkè níkan o wọ́n ti sí sí sí sí sẹ́yìn náà kò bọ́sìn kankan fún wọn náà wọ́n kàn tún sí lórí ọrọ̀ lọ o nígbà tó lọ ń gbomi ẹrù ibú ní chọ́ọ̀sì ẹ́dàkùn tó lọ bá wọn tó sórí àpáta nítorí kíni ní fún kíni ẹni ọlọ́run ti ẹgbàdú àwa ọlọ́run ló sọ èwo ọlọ́run táwọn mùsùlùmí jọ́sìn fún àbọ́lọ́run mẹ́ta ọ̀làkan tó lọ ń képe lórí àpáta àbí pásọ̀ wallahi àwọn èèyàn kúnlẹ̀ síwájú pásọ̀ ń forí balẹ̀ àpáta kan bẹ lọ́nà àdúgbò wa àwọn ọmọ ń káka súbẹ̀ ní olú àkìní gbogbo bá náà èyàn kéré gbogbo èyàn lórí àpáta tó tí bí ẹ̀ṣẹ̀ kéré tó tí yóò ti ẹ̀mọ̀ nípa ẹ̀sìn mọ́jú bọ́ta ṣe bí muslim lè ní kí ní ẹwà naturally lára nípa àmì muslim tẹ bá fọmọ̀ ilẹ̀ kò sí kéré tó àgbúwọ mọ̀ yìí báyìí tó bá dàgbà lórí islam báyìí ẹka fílẹ̀ ẹ mọ́ sí wáṣọ pé christianity ò dáwó fún ẹ̀rẹ̀ ah, ah, ah, default in fitron tí ma rí mẹ́ta àwọn yà dúgbò wa ni musulmi láwọn ilé yìí tí wọ́n kúnlẹ̀ tán fúríkà níwájú pásítọ̀ báyìí wọ́n lo 41 days lórí àgbàtà 41 days ìmí lo ìmí ìṣe jù bẹ́ẹ̀ lọ ní lóṣù mẹ́ta kí ní lè àwọn ọ̀tá sọ́tà tí wá fi ẹlẹ́dẹ̀ ìwọ́gẹ̀lọ̀ tátò lórí ààrẹ tí ó tó bá kúrò tó sí mi ó sì tó ní sí mi ó tó kúrò ní ẹbọn wá bẹ̀rẹ̀ another year níwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìyà tí ò lópin kí nìdí okú lórí ẹbọ innal ladhina kafaru wa matu wa hum kuffar ọlọ́ni ṣe rí àwọn tán kú tẹ́sí kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ bá wọ́n wá kú lórí máa ṣe kèfèrí ò náà wallahi lọ́ka Kùránì dáadáa mọ̀ pé o ti ń tẹ́ so èyí tó wá nífẹ̀ẹ́ àwọn kòfàr àbárò lórí wa tó ṣe pé wọ́n jọ ṣe pẹ̀lú àwọn kèfèrí náà ni a ẹmọ ọgbọ́ pàwà àfà àwọn náà mọ́ ń fún àwọn kèfèrí ní awọ́rò a mọ́ fún ọláwọ́rò fún sọ́ọ̀sì wọn ẹgbà ọ̀fẹ́ kí wọ́n pọ̀ sọ́ọ̀sì rẹ̀ ó ti ní ìtàmà ìgbàwó hmm? wọn fọ́láwọ́rò àwọn yóò mọ̀ wá because nínú business tó ń jáwó jù láyé tàwáyé kó náà kírísẹ̀ gẹ́mọ́ sọ mo fọ́lọ̀ mùra kẹ́ ń ṣe tó pamọ́ àwọn kírísẹ̀ business tó jáwọ́ jù church ẹgbẹ̀ ó kà bẹ̀rẹ̀ church báyìí náà inú ìgbìmọ̀ lónú sọ́bù ìmí ilé àkọ́kù sáà kan rí dèrèdè báyìí nígbà tó bá fi rí bí oṣù mẹ́ta wọ́n ti lọ́ra lẹ̀kán bìkan díẹ̀díẹ̀díẹ̀ wọ́n ti mọ̀rá wọn fọ́nd díẹ̀díẹ̀díẹ̀ reason give them the data èèyàn tó fi ń rẹ́rùn o ní pé àkọ́kọ́ ni pé wọ́n promise àwọn èèyàn ní ìgbàlà ọ̀fẹ́ sórí ìwọ̀n nǹkan ọmọ sọ fún pé ó kí wo ó gbáwẹ́ o ojoojúmọ́ ìgbẹ̀ni mọ́sẹ̀lẹ́ yóò mọ́sẹ̀ mọ́sẹ̀ ọ̀dọ̀ tó no ẹ̀ ní no ẹ̀ ní problem sáà ti sẹ̀dá mẹ́wàá no no no no ìgbàlà ọ̀fẹ́ ni sáà ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa wa àti ìgbàlà wa kìí ṣe tó àmọ́ dàmúgbò tí ó ní kálùkù ẹ̀kọ́ yẹn sì fẹ́ràn ọ̀fẹ́ wọ́n fẹ́ràn ìfà ìfà ń fanilápò yẹn náà gbé so àwọn yẹn ti pé ìfà lélẹ̀ ìjàgbó àwọn ilé ìyàkọ̀kọ̀ ilé ìkàsá àti mọ́fọ́ olè àbí wọ́n tó bá ń gba ẹlùmí 50,000 nígbà lóṣù ó gbùdọ̀dọ̀ ọkù 5k ní báyìí àbí 5k ìdámẹ́wàá ìdámẹ́wàá àkáǹtà ní lọ sákàǹtà ọlọ́ọ̀ ní lọ ní àbákàǹtà nẹ́bìrẹ̀ ní lọ ibi tí ọlọ́

àdúrà sunday sunday yíò abubakar ó yá owó àdúrà tẹ́lá ó wà mú 5 naira wá ó wà dà ní 10 million síbẹ̀ afá mo fẹ́ fi owó ìsíwájú yín ọmọ mi kan bẹ ní yunifásitì ẹbá sàdúrà tó bá ti parí iṣẹ́ tí ó mọ̀ gba 10 million ní kó mọ́ sí 5 naira ló gbé kalẹ̀ wọ́n wá ń tàwé èèyàn àti gbàtà àti wọn kékeré yìí láwọn yẹ́ ti ń ṣe kí ní mú òkú lórí hálù wọn náà dì ní in tó ń dúrẹ̀ jù ní pé mò tó wá gbẹ́sìn yìí kò sí bó ṣe pẹ̀lú àwọn gbọ́ súnnà gidi o gbà tó bá máa fi rìn láàrin oṣù mẹ́ta sóṣù mẹ́rin ó ti àkọ́kọ́ ó ma dáadáa ó ti ma nímọ̀ nípa pé ní àmọ́ ẹwà wọn lásàlátù ẹlùmí ti gbé kúfú aláwù ní kàdìdì kúfú aláwù kúfú aláwù mọ́ ẹlòmí fàtí àtọ́mọ̀ fàtí àlọ́rí lọ́mà kò lè ẹlòmí ò lè dáka kódà ẹlòmí gan bí fàtí àlọ́rí ní kàlórí wọ́lá fàtí àlùbáríkà aliyamudu ní tó lè kàntì ẹnu alẹ́mì ti gẹ́ni tí ń kọrin lórí ìrúsẹ́ èyàn tí ń kọrin ẹmà àwọn orí tọ́mọ́ ń kọ bí pé ọlọ́run jẹ́ àṣekì nìkan ọlọ́run wọ́lẹ́ òní ń wọn ẹmọ ilé yóò mọ̀ kẹ́kẹ́ mẹ́sì nípa àwọn ilé yóò mọ̀ kẹ́kẹ́ bí christianity bí kásàmọ́ lásàlátù kàmọ̀lọ fowólẹ̀ kákàmọ̀ ṣe kì níkan àgbọ́yẹ̀sì náà kò sí tẹ́lọ̀mí bá ń kírun báyìí ẹ́ sàkò ní mọ́sálásí tí ó mọ̀ gbé kí àmọ́ kírun lédè rẹ̀ dìkà di in tó ń ṣẹlẹ̀ nìyẹn tàbá ti trust àwọn ìlàwùjọ àwọn tí wọ́n sí trust àwọn tó ṣe pàwọn ilé kan wà àwọn kẹfún àwọn ẹ̀sìn yíwọn a ní mìtẹ̀ ráfàrí tí ń kàn tó àṣàlájú tí ò lè kókọ̀ rẹ̀ lágbàbà kò lè kókọ̀ ibá kókàn kọ kíní kẹ̀kẹ̀rẹ̀ kan lágbàbà kò lè kọ́ ó ní lẹ́gbìí pé kò sí wà ní òṣèwà nígbà pẹ̀lú súnnà because in this one jokele lórí pé imani al'ama al'ilmu qabla al-qawli wal 'amali in this one jokele lórí je ni so kí kó tó lè sọ̀rọ̀ mo sọ̀rọ̀ dákẹ́ o tó bá sọ̀rọ̀ o jẹ bulala ma o ọ̀rọ̀ tó bá ti lè sọ tó bá ti lè dìfẹ́ndì ẹ̀mọ́ sọ dákùn tó bá lè sọ̀rọ̀ ó gbọ́dọ̀ lè mú àyà wà ní Kùránì ó gbọ́dọ̀ lè mú hadith wa kìí ṣe pọ́wà lọ mú mú fún wá o in tó bá tó ń sọ yẹmú ní o a nǹkan tí mo sọ kódà ẹwọ́n tọ́lọ̀ bá sọ ní Kùránì ní tí ó necessity ti kó nímọ̀ arọ́ yóò mímọ̀ pé ó dídí Kùránì wọn ha kán ó tún wọ́n àwọn compilations hadith thousands of hadith ó ha sókè tó dẹ̀ ní ó dẹ̀ mọ́ tí gbogbo ẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni hadithi 5000 ó dẹ̀ ní pé hadithi aláwọ̀kan tí ń sọ ni ìtọ́lọ̀bá sọ ni àwọn tẹ́lẹ̀ fàyọ́m bẹ́ẹ̀ ni ìtàwọn sàábí gan sọ ń parí ni tó sì mọ̀sàlẹ̀ ẹ̀rẹ́ kọ̀kan kò dẹ̀ sí pé ẹ̀yẹ̀yẹ̀ ẹ̀fọ́ àgbáríkà kan lọ́wọ́ àgbáríkà ní kí àgbáríkà ò lẹ́wà ní láti jọ yìí náà àwọn èèyàn wọ́n tí wọ́n di pé ìfẹ́rẹ́ wọlé ní tí rán tó kò níbi ìnáwó rí tán sẹ́ ìpìlẹ̀ àwọn àfáà ìpè burúkú òní dáfáfì ní gbúrú yìí

wallahi tó lè dùnìyàn wọ́n mọ̀ kò rí búrò sí fáwọn wọ́n àtún rẹ̀ nìsí wọn o mọ̀ pé tí ẹ̀ ti bá wọ́n lẹ́yìn ẹ̀ṣì ẹ̀kìní rẹ̀ gìnìkan ẹlùmí ẹnẹ́fẹ́ sọ ìgì ní o ta ló sọ fún ipáfà nínú sọ ìgì gan tún lẹ́nu ẹ̀sìn náà níbúlẹ̀ ti rí wọ́n fẹ́ sọmọlókọ ta ló sọ fún ipáfà nínú sọmọlókọ ah, ẹmọ́ sọmọlókọ afẹ́ ìdẹ́ afẹ́ òun ló bá ń bí mẹ́ni afẹ́ ló bá ń bí mẹ́ni òun ló bá ṣe wàhálà nínú ẹ̀sìn ìntẹ́ǹpẹ̀ ni akúdù nìkáhì in tí mọ̀dé nípa bàbá jòkó èyàn tẹ́fẹ́ fún lọ́kọ̀ ní kọ́lọ̀ lè mọ́ sí bẹ̀ ẹlẹ́rìí méjì ń bẹ níbi bẹ̀ lẹ́ni o yóò ka khutbatul hajah tó bá tún mọ̀ká túnú innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi ìjẹ́ wọ́n kànúfà yóò sì tọ́ ẹni o lágbájá ẹni mo fi lágbájá ọmọ lágbájá mo fi fún lágbájá tọ́ iṣẹ́ jẹ́rì sí àmà ṣàhìdá nìí ṣàhìdá adìrí àwọn ẹlẹ́rìí méjì the basic of nìkan ni táyẹ bá kọ́ jù ẹ lọ mọ́fí ìwọ́lá ìṣkán kò sí wà lámẹ́ àbọ́bí tí a kìtù bèèrè ni ta ló sọ fún ẹgbẹ́ ẹ níjọ ápùrù wọ́n tún wá tó kíní gẹ́gẹ́gẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ àfúwà bẹ̀rẹ̀ lé lọ́jọ́ ìní kíní kan ní wà bẹ̀rẹ̀ irọ́ àtàwọn tí ó ṣẹlẹ̀ yíwà mọ́ pariwo burúkú fáwọn èèyàn ní àmọ́ gbọ́ọ̀rọ̀ àwọn èèyàn tọ́ owó kọgbọ́kọ jáde owó kẹgbìyàwó jáde owó kọ mọ́mọ́gọ́ owó kíyàwó mẹ́sàálọ́ ìyàwó mẹ́lẹ̀mẹ́lẹ̀ yàwó ó sádánù ní ọkọ̀ gan sáńgbà nígbà ìwé òun lẹ́gbẹ́ fún mi dápẹ́ ìyàwó àwọn gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́ àwà gbàgbàgbàgbàgbà àwọn yóò wà kún bẹ̀tẹ̀ ẹlòmí ojú òtún ti ẹgbù omi wọ̀láẹ̀ wọ́n mọ́ lẹ́lẹ̀sẹ̀ ẹlòmí nípa bàbá ọkọ̀ ẹlòmí tẹ́ pé wọ̀láẹ̀ sì bí yẹn so n gbàbọ̀ kan wọ́n ti lọ bá yábí 15 ẹ̀bí yábí 15,000 wọ́n ti sẹ́ sí múrímúrímúrí kọ̀ọ̀kan sí lápò àwọn afọ́kọ̀ọ́kọ́ gba ogbò tánà láti pé ọya àwọ́kọ́ owó pé a fún ìyàwó ní ìsinmi àṣẹ̀ṣẹ̀rẹ́ fún ìyàwó láti 8 o'clock àárọ̀ 4 o'clock ẹ̀ṣẹ̀rẹ́ fún ìyàwó bá so ẹ̀kọ́ kọlọ gbé 10,000 wá ẹ mọ́ sọ pé bẹ́ẹ̀ṣẹ̀ wà yìí ẹ̀ ní 10,000 lọ́wọ́ ojú ẹgbójúmọ́ tí yẹn ni ojú ti tí ẹlòmí ìpapẹ́ ah táwọn yẹn

kò kì bẹ́ẹ̀ ni ó lè jòkó tó kì throughout tó bá fẹ́ ṣe rùkú ó lọlẹ̀ báyìí tó bá fẹ́ ṣe sùjúdù ó kàn tún lọlẹ̀ ju rùkú lọ kó lò ní láti tẹ̀tẹ̀ wá dìde kó wá tún forí kan lè kàn ṣe rùkú kó lò kàn ṣe sùjúdù kó lò jù bẹ́ẹ̀ lọ ó lè kí nínú mọ́tò ó lè kí ní ah, ọlọ́wọ̀ fi ara ní wọ́láhì ah, tó bá ti lè ṣe báyìí ó lágbára nìyẹn bóòlẹ̀ ọlọ́wọ̀ fagidi mú wa lórí tàà lágbára tó jẹ́sìn ìrún ní ọkọ̀kọ́ wò nínú ẹgbẹ̀ ya kí a mọ̀ká àmáwọn kẹ́ tí ò tẹ̀wá sí inú ẹ̀sìn rárá tẹ́tù fi ń gbọ́lọ́ àwọn èèyàn ẹ̀tù ọmọ fọ́ọ̀sì àwọn èèyàn ẹ̀tù ọmọ dúdú ti àwọn èèyàn ẹlòmí jẹ gbèsè àtìyàwó ti lọ jẹ orí wọ́n fẹ́ ìgbà mú gbòòrò ọba kíníyà gini káfà wọ́n ti lọ yáwó burúkú mi ti lọ yáwó lápò ti lọ yáwó sífù àwọn tọ́lọ̀wò fẹ́ àwọn tí ó lálùbáríkà lọ wọ́n ti lọ yá yáwó ti pọ̀ bá mú kíníyà gini káfà wọ́n ti lẹ́ gbogbo ẹ̀dànù pim ń wà mọ́ ọkọ̀ gbèsè san àwọn interest àwọn interest wípé àwọn interest mi wọ́n fi ọlẹ́ òun tí wá pọ̀ gan wọ̀lá ìpẹ́lọ mẹ̀yà kan dáadáa sọ fún mi pé ẹnìkan wọ́n mẹ́ni kan tó pé bí kíyàn ní for example kíyàn ní kókàn gba owó bẹ́ẹ̀ kíyàn gba bí 20,000 àbí 10,000 kókàdá láftà bí bí ń fíẹ̀ fún bí 3-4 years owó yẹn ti padà ń wo bí 500,000 bẹ́ẹ̀ wọ́n ma fílẹ̀ gáyìn wọ́n ní tọ́jẹ̀ ó ti padà bí 500,000 interest compound interest ó ti ń gùn ó ti ń gùn ó ti ń gùn ẹ̀dàkùn mú ti wá lọ gbábẹ́ wọ́n ti lọ sẹ́sẹ́sẹ́sẹ́ wọ́n wà ṣe ìgbéyàwó tán báyìí mú ní gbádùn ara wọn gẹ́ wọ́n mọ̀ fórí jágbó jágádájágé anything gọ́sán gbùdọ̀ ojójú ọsọsẹ̀ olóòtẹ́ gbùdọ̀ mọ́dá padà ọsọsẹ̀ lórí tẹ́lú bá wá sí bí ìnáwó bí àwọn brothers ní pé bí akíní táwọn bá tí wọ́n lọ yóò láàkẹ́mí ó ń ká mú kọ́dọ̀ lè mẹ́sọ̀ ìgbà ah, àwọn fún ìgbówó lè ní ara ara àfẹ́ ìgbówó kankan tí bá fẹ́ gún àfà lówó lọ́gbùn àfà lówó tí a ń pọ́fọ́ ọmọ sọ́wọ́ kíwá gbówó lẹ́yìn kò tún gbọ́rọ̀ lọ́run táyé bá wẹ̀kà ó dàpá òyìn sí gínibì wó kátún se wá sí kátún intẹ́ẹ̀mẹ̀ nínú ẹ̀sì kátún sọ fún ìmẹ̀ kẹtọ́ lọlé ẹ̀yà wáyé bàbá wá ilé tẹ́mẹ́sẹ̀ yínú wá dáa àfẹ́yìn afẹ́ tó ti dé fa abẹ́ ah, ni òsìbítàwẹ̀ ti dé táyìbítàyì bá ti yọ fún dáwà dáwà lọ́ntẹ̀ ni ẹwùn kẹ́bẹ̀ẹ́ àwọn kan fẹ́ tàn yín wọ́n fẹ́ gbó lọ́wọ́ yín àwọn fẹ́ tàn yín wọ́n tún wá bá dé bí òkú mú tún dóbẹ̀ yẹ o àléyàn kúlé ní ẹ̀dàkì sí mọ̀ pé yà yóò kúlé ní yóò kúlé ní yóò sì lọ mọ́ jẹ gbèsè kalẹ̀ nítorí pọ̀ pàwọ́ alágbàkò kan bẹ̀ tán pè láfà àwọn yẹn jẹ gbèsè burúkú nípa ẹ̀mí máa tó kí wọ́n jẹ gbèsè ọdún méjì wọ́n sì wà lẹ́nu gbèsè yẹn tán dágbàdà nítorí kí ni ẹ̀dẹ́sẹ̀sẹ̀ ní kíyà iṣẹ́ mọ̀ pàyà mi ni ìyá rẹ̀ kú tún lọ jẹ gbèsè kí ni dí mọ̀lú kọ́kọ́ sùn lẹ́lọ báyìí àti ọkẹta náà fún ìtìmọ̀ ìwọ́n tó bá ti ẹgbẹ́ tó pọ́n pọ́ ó mọ̀ gbọ́ ọmọ yìí first born ilé èmi mú kọ́kọ́ kan kéwò náà ló kọ́ kéwò gan ló kọ́ dẹ́ alifàjá tẹ́ ní àníṣọ́fà èyí ò ní kéwò ẹlọ́dún mẹ́jọ lè ké alifàjá tẹ́ ní àníṣọ́fà alifàjá tẹ́ ní àkíníkàkíníkà wọ́n wà mọ́já nínú ẹ̀rìn ìmọ́kọ́lẹ̀ kéwù ìmọ́kọ́lẹ̀ kéwù ìmọ́sẹ̀ kíníkà àwọn àfáà mẹ́jọ lè mọ́jà lórí òkúka sí wọ́n ń jà fálìkì àmọ́ òkú ni nígbàtí ẹniyẹ wà láyé sí ẹjà fálìkì àmọ́ rẹ̀ ó kú tó mẹ́gbọ́n ọ̀dẹ́ wọ́n kẹsẹ̀ lẹ́sẹ̀ dé lọ́dọ̀ ti wá nínú ẹ̀sìn bó ṣe bá súnnà nẹ́gbà Muhammad musallasa èyàn kúlé ní tó bá kúlé ní tó bá ṣe mistake kúlá àwọn èyí tó kà ṣe mistake kú ó lè dínẹ́ ọ̀pọ̀lọpọ̀ jílẹ̀ ní kíni ẹmọ gbogbo alẹ́ àfáà onílé ó kú ní ìsinmi ayé wọ́n ti tàá kọ́kọ́ kó ti kú kí ni time ní ìsinmi ayé 6:34 ó yẹ kó ti wọ́n lè before 7 o'clock ìṣẹ́jú èlò kíákíá wọ́n sáré wú ẹ̀ wọ́n sáré mọ́ káfàánù ní kíákíákíá ẹ̀yẹjú ẹ̀ ìyẹn fò kúgárì ó yá ẹlọgbẹ́ ó yá ìtẹ́yà yóò tó máa fi wọ́bí because nígbà tó wà láyé intanet sátẹ́lẹ̀ náà ní pé ìjọ tó bá ti dákẹ́ gbogbo tó need tó fi continue life tó fi continue tó fi rí nǹkan tí n kò fi hàn fún ọ orí ẹ̀mí kó lágbórí ẹ̀sìn kò sí mọ́ sí náà bá dáadáa oun làwọn sàlẹ̀ ń fọ́nbà tó wà láyé tẹ́lẹ̀ náà kò sí ẹ̀tọ́ ń retí pé mo gbọ́dọ̀ dí kíníkẹ̀ yẹ̀ sí tó kù láyé kò bá lójijì tẹ́lẹ̀ káwọn kúrẹ́ ni kò bá lójijì wàláhì kò bá lójijì ó ma ń báyà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn èyí ń kọ́wọ́ tó bá ti sin ọ́ tẹ́ṣe dùá fọ́ wọ̀lẹ́ oníkálùkù pẹ́yìdà ilé yánù èyí tó kù tààzíyà ní ń pè é tààzíyà ní ayọ́ àmọ́ kí ọ sí kódà kò jẹ́ ara lọ sí ọ̀dọ̀ èyàn tó kú àátún tí àdì báyìí àwọn kẹsẹ̀ lẹ́sẹ̀ àwọn pàá ah, èyà pàá bàbá séèyàn nígbà láyé a wá bẹ̀rẹ̀ a ma pàmọ́lò a ma pàmọ́ lẹ́kún ẹlù alùbí àbúlá takọ̀ dáadé yóò ma bèèrè sí lóòrùn àtàwọn ẹlẹ́kún àtàwọn ẹlẹ́kún egbére àwọn ìrìn ẹ̀kùn ẹ̀kùn olè yàn ọmọ pẹ́lẹ̀ yóò sọ́kọ́fà wà láìsì ma parọ́ wọ́n rẹ̀rìn dẹnu ọ̀nà nífà tàjọ ìyà búrẹ́dì mọ́ra lọ́wọ́ dẹnu ọ̀nà wọ́n sì dẹnu ọ̀nà báyìí because wọ́n rí pé wájìbù ní káwọn sunkún ẹlùmí òde báyìí wọ́n rẹ̀yìn dẹnu nẹ̀ níṣẹ́ wọ̀láì yóò sì bàbá tẹ́lẹ̀ náà yìí alájá bàbá ti kú bàbá ti kú bàbá òun bàbá bàbá ti kú ní kíni àwọn rídèrèdè ó ti wá wọ̀láì kíni jahiliya ti ni wọ́n àwọn ọwá jahiliya ni wọ̀láì àwọn ọwá jahiliya kìí sí àwọn ọmọ aláàlùmí ti lọ́wọ́ tàbí ọmọ sàálùmí mọ́ báyìí ah ah tani sanu rẹ̀ tẹ́lẹ̀ ẹwọ̀ ràkídà ìwọ tó bá kú náà tó kọ́ àwọn èèyàn ní tó ẹkọ́ kọ́ àwọn èèyàn tó bá ń sọ̀sọ̀kúsọ lẹ́yìn rẹ̀ ó mọ̀ jẹ ìyà rẹ̀ ní sàárè ìwọ ló fà ìwọ tí ó jẹ́ kó yé àwọn ọmọ tó bí sáyé pé Ọlọ́run ni tọ́jú wa o ó gbé bìlífì ẹsẹ̀ wọn lẹ́mìí pé Ọlọ́run ni tọ́jú wa o èmi kọ́ o Ọlọ́run kan fà wá sí sábàbí ni o báibáyí o báibáyí o kó dẹ̀ lóyìnbó ṣe wáyé dìsín kò ní wíl ipá tí bá kú o báibáyí o báyìí ẹlòmí ò ní tó bá dẹ̀wò tó bá fún ah, mẹ́mí um, in case ti máa kúlé ní o ní sọmítọ̀ wó kọ̀kọ́ fún ọ ní ìgbájú mẹ́ta lẹ́ ní sí ìwà ní kú ní ṣe ní kò láyé ní kí ló dé tẹ́ fi mọ́ mú rajọ́ tẹ́ lọ bọ́ọ̀lọ̀ bá pàdé kalẹ̀ kí ló tẹ́ fi believe gẹ̀gbùdọ̀ jẹ́rà sáyé yìí ni tọ́mọ yí bá sì fẹ́ lọ sọ́fà mẹ́wọ̀ tó bá fẹ́ lọ sọ́fà in the next three months àwọn bí mi ò ti mọ́ ra kẹkàlẹ̀ fún láti sin ọmọ yí tó fẹ́ lọ school ní Abẹ́òkúta ẹ madúrú golden mortet kọ́kọ́ rà California. fún ni ẹ ah wà ní délé náà ó ti rí báyìí wà ní díẹ̀ ó rí báyìí wà ní díẹ̀ ẹ ti ń rà kalẹ̀ fún bí 3 months ẹ ọ̀fà ń bẹ̀rún tó bá ń rìn lọ́gán ó yẹ kó dédé bẹ̀ láàrin jọ mìíràn tó sí mílò lọ́fà ọ̀fà tó kó tó bá fẹ́ yíò ó tún lè padà wá kó dẹ̀ owó sí mẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ẹ̀kọ́ tó ti bẹ́ẹ̀ ẹ ti dìzáàdù fún ẹ ti tàzáwù fún ẹ mọ̀ ọmọ míì tó bá tẹ̀ tó bá jọ ẹwù tí wọ́n dìfẹ́ òbí alẹ́lẹ́ ọkọ ni because ẹ̀fẹ́ kó jẹ́yà ẹ̀fẹ́ kó débẹ̀ kí wà láwà kí a máa jẹ́ okay tó bá wá kúlé nìkan tó bá dẹ̀ kúlé ní kí níkan pẹ̀lú ogun o tó bá kúlé ní ẹ̀ lè sẹ́ndòwó sínú sàárì ẹ̀ lè fi nǹkan rán wébi làbí kí náà ń pè kẹ́ fi nǹkan rán sí fàpọ̀ lónìí wà lẹ́nu sàárì ẹ̀ kò sí tẹ́fẹ́ sí fún fa intalisi fúnra wa láyé o ní pé ká mọ̀ encourage ara wa lórí ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala intalisi fúnra ní ká kọ́ra wa lẹ́sìn kẹsìn yé wa because in tí ó jẹ́ zádù so gbogbo ẹ̀sẹ̀ tó ń gbọ́ ilé ni yẹn o ti ń di ẹgbù kalẹ̀ ní ni wọ́n mọ̀ yìí tẹ́yẹn àwọn tó ti kú àwọn náà lè mọ́yí ìwò tí lè mọ́yí tẹ́ because àwọn náà mọ̀ pé àà ah! so ibi ìké ń ṣe certificate tí mo kójọ náà fi ń ṣe àṣẹ mo mọ̀yàn òdébí àṣẹ mo ní connection òdébí àmì ọlọ́ọ̀bá so ní ẹgbẹ́ kan náà ká tún wá fi sọ̀rọ̀ náà nípa ọ̀rọ̀ Christmas lẹ́ẹ̀kan ẹ̀rí pé birthday ni àbí in tó ṣẹlẹ̀ ni nínú àwọn reason táà fi lè mọ́ sí birthday náà ni so kọ́kọ́ rí news náà àkọ́kọ́ kọ́kọ́ bá man nabi kan alẹ́bí ọlọ́ọ̀bá ẹyọkan tó wá ní ìtìmọ́ pẹ̀lú ọjọ́ tàbí ipá èní nabi tó wá mark as a special day mú wá déètì onabi anabi Musa alayhi Isa ó lè mọ́ kódà déètì tó bí anabi wa Muhammad sallallahu alaihi wasallam déètì tó ní khilafu ni èyí tó pọ̀jù ní pé 12th of Rabiul Awwal kódà 12th of Rabiul Awwal òun gan ni ò fẹ́ correct jù nínú àwọn déètì lọ́wà déètì mẹ́ta lọ́wà 12th of Rabiul Awwal gan ló súnmọ́ pé kò correct jù àmọ́jọ́ tá Nábì kú tó rinlẹ̀ jù 12th of Rabiul Awwal ẹgbẹ́ lómi gẹ̀bí kó ń sòkú Ànábì gan níjọ tàláwọn ṣe mọ́lúdì so nígbà tàbà lè ṣe mọ́lúdì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ bí Ànábì ààrẹ sí ọjọ́ bí Ànábì Ìsá tó ti gbọ́n bí wọn náà ni àrísẹ̀ títí Musa ó rí kankanú sàábí ànábì tó wá ní pé ìjọ kan eh, ìjọ kan báyìí special day sórí lọ kàìtàn dáadáa kí ní ẹgbẹ́ ìmọ̀ ìtàn mọ́kí ìmọ̀ kàìtàn ìtàn ní àwọn connection díẹ̀ díẹ̀ mọ́rọ̀ believe because ibẹ̀ ló ti mọ̀ pé eh, so believe yìí gan ibi títí ń bọ̀ nínú tàn lọ́wọ́ ọ̀dọ̀ àwọn Rome àwọn ẹlẹ́bọ pọ́nbélé àwọn náà ní problem the day he was born wọ́n bí lè a special day ni àwọn ní àtàtì speciality àwọn ní àtàtì ẹ̀yìn bí pé ìyí kan importance kan fún pẹ́jọ́ kan báyìí bí mi náà máàkì wà ílá rúgbẹ́ tó bá yà mọ́jọ́ tán bí ọkọ̀ fẹ́ mi ọdún tó pé ọdún mélòó tẹ̀ ní mílé nìna nítorí fẹ́ mọ̀ yẹn kí sí gbogbo kí ní nǹkan ìmọ̀ kọ́sí àwọn kèfèrí ni tàṣàbúhó bèèrè kò fáàrí àìní ni wọ́n gí mí ní bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ yóò wá dílára wọ́n àti wọ́n kà sí surprise wákẹ̀ wọ́n kà sí surprise fún ní wọ́n wá gbé kéèkì síwájú eéè nìkíni ẹ̀kíní àà nìkíni ẹwù táwọn sí fáwọn àwọn kéèkì àti kíní tí ń kọ́ wọlé ríbú wọ́n wá gbé díje wá ẹ̀dẹ́kùn òbí wá gbé díje wá sádùgbò wá kọ́ ọgbà àmàdúgbò jọ wá wọ ìwòkú fún ogun wọn ó tún kọ́ bọ́ sí ń ṣe gbú láti kékeré wọ́n wá bẹ̀rẹ̀ ìjó burúkú wọn àmúkọ́ àwọn ẹjáde wọ́n ti múyàn lọ kékeré wọ́n ti múyàn lọ wọ́n ti múyàn lọ dáadáa nígbàtí yóò ti gbẹ̀ wọ́n kúyàn lọ sí bèèdè káàkiri náà ibẹ̀lẹ̀ kọ́kọ́ gbẹ̀ ẹ́ sọ́ọ̀kọ́ ọkùnrin àtọ́bí jọ mọ́ ń jó ibẹ̀lẹ̀ tí ń bá làákàíwà jí díẹ̀díẹ̀ ẹ ti ń tọ́tì làákàíwà sọ́ọ̀kùnrin àtọ́bí torí lọ́nà tẹ́ bá ń dàgbà ìyàtọ̀ ń bẹ láàrin ọkùnrin àtọ́bìnrin kódà onífẹ́sùn obìnrin obìnrin à bẹ̀lẹ̀ ti bẹ̀ẹ̀ sóbìnrin yóò níyì Allah akbar ẹjá sọ́rọ̀ wọn ló jẹ́ kí àdúgbò gbẹ́sì yí mọ́tẹ̀lé àwùjọ ẹ̀sìn yóò tẹ̀lé àbí Allah subhanahu wa ta'ala kó sàánú ìfàkọwà hádà wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh